aleluya aleluya aleluya mo tó kí gbogbo àwa ìran èèyàn ọlọ́run nínú yàrá yìí mo inú mi tó dùn láti tún bá wa pàdé ní ọ̀sẹ̀ tuntun yìí inú mi dùn gan-an mo ní kí tó kí wa pé báwo ni náà ti wá o lórúkọ Jésù olùgbàlà àjíǹde ara máa jẹ́ àní dùbúlẹ̀ àìsàn àìsàn ọ̀dẹ̀ ní ṣe wá lórúkọ Jésù olùgbàlà. ohun tí arúgbó ọjọ́ tó ń fi sí mi lọ́kàn tó tó ń wá bá mi sọ gẹ́gẹ́ bí oúnjẹ ìlú ọ̀run òní mo ní kí n tó ń ṣàlàyé fún wa láàárọ̀ yìí ẹ̀yin èèyàn ohun tó ní kí n bá wa sọ̀rọ̀ ní lé lórí ó ní à ń pè ní ebi ìbáwí um ẹ̀bi ìbáwí um ẹ̀bi ìbáwí. So kí là ń pè ní ẹ̀bi? Gbogbo wa la mọ̀ ohun tí wọ́n ń pè ní ẹ̀bi. um Gbogbo wa tí wọ́n ń pè ní ẹ̀bi. um Tẹ̀bí bá ń pààyàn a máa ṣe èèyàn bí kéèyàn róúnjẹ kéèyàn róúnjẹ kéèyàn máa jẹ èèyàn róúnjẹ téèyàn máa jọ and téèyàn bá dẹ̀ ti rí oúnjẹ yẹn ah inú èèyàn á dùn èèyàn á jẹ dáadáa excessively ẹ o to ease our own satisfaction then ọkàn èèyàn á dẹ̀ balẹ̀ ìyẹn ni wọ́n ń pè ní appetite mm. wọ́n náà ń pè ní appetite ability to eat to to eminent so ìyẹn náà ń pè ní but tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa ìbáwí ìtumọ̀ ìbáwí ni ìmúnipadàbọ̀sípò eh, a lè pè ní restoration náà hmm, tá a máa ń pè nǹkan ní ìbáwí ìtọ́sọ́nà hmm, ìdarí là ń pè ní ìbáwí bàbá yẹn wá bá mi ẹ̀yìn yẹn ọlọ́run ó bá mi sọ a lot lórí ọ̀rọ̀ ìbáwí lórí ọ̀rọ̀ ìran tí Mm, nínú ìran tí a wà yìí àti nípa ìran tí a wà yìí a rí i pé kò sí ìbáwí ibùn lọ́dọ̀ àtolórí àtẹlẹ́mù kò sí ìbáwí eh, mi ò sọ́rí láti sọ eléyìí torí iṣẹ́ tá a rán ikọ̀ kì í pa ikọ̀ àti gẹ́gẹ́ bí n tí arúgbó ọjọ́ sọ fún mi ẹ̀yin èèyàn ọlọ́run ọ̀pọ̀ ìránṣẹ́ ọlọ́run gan ni ò ní ìbáwí hmm, wọn ò lẹ́kọ̀ọ́ débi tí wọ́n ní ìbáwí ẹlòmíì kan jókòó ti pè ó jókòó ti anointing ó jókòó ti ẹ̀bùn ni ohun tí ó ń jẹ́ ìjèrè ọkàn gangan tí í ṣe ìwà tí í ṣe e, e, ẹ̀kọ́ kò ní hmm. anointing lè pèrò wọlé sínú chọ́ọ̀chì kí ìwà léèyàn dànù bẹ́ẹ̀ ni mo dẹ̀ wá kíyèsí pé lóòótọ́ ni tí bàbá yẹn sọ ọ̀pọ̀lọpọ̀ àṣedànù tó pọ̀ jù lénìí nínú iṣẹ́ ìránṣẹ́ ibo gan láì ṣe iṣẹ́ ìránṣẹ́ gan nínú iṣẹ́ tára gan uh, is as a result of àìlẹ́kọ̀ọ́ àìní ìbáwí hmm, n tó fa gangan gangan jù nìyẹn ẹ̀yìn èèyàn lọ́rùn bàbá yẹn pè mí pè mí jókòó ó bá mi sọ̀rọ̀ gan ẹ ò bá mi sọ̀rọ̀ mọ́jú nípa èyí tó gbé wá fún mi oníṣẹ́ mo rí tí wọ́n tó ń fẹ́ bá mi sọ yìí kí n make sure pé mo tún sọ fún gbogbo ayé o kí gbogbo àgbàlá ayé kí wọ́n gbọ́ àti ibi tí gbogbo tí fọ́nrán yóò dé ọ̀rẹ́ mi ti ń gbọ́ mi lọ́wọ́ àǹtí mi tó ń gbọ́ mi lọ́wọ́ ǹjẹ́ o ní ìbáwí ǹjẹ́ o lẹ́kọ̀ọ́ ǹjẹ́ o tiẹ̀ mọ ètò bẹ́ẹ̀ ni ohun tó tọ́ àti ohun tó yẹ láti ṣe hmm. mo ní kí n bi wá ní o mo ní kí n bi wá ní ǹjọ́ lẹ́kọ̀ọ́ Hmm. ǹjọ́ lẹ́kọ̀ọ́ ǹjọ́ ní ìbáwí bàbá tiẹ̀ bọ́ wí ǹjọ́ ọmọ ń gba ìbáwí bàbá yẹn ń tíráì láti ṣàlàyé fún mi ẹ̀yìn ọlọ́run ìpè ohun tó fa orí burúkú jùlọ fún ọ̀pọ̀lọpọ̀ bí òun ṣe dá ọ̀pọ̀lọpọ̀ dáa tó bóun ṣe fún ọ̀pọ̀lọpọ̀ ní ògo tó bóun ṣe ṣe ọ̀pọ̀lọpọ̀ ní ẹwà òun tó kò ní ẹ̀kọ́ àwọn kan wà wọ́n ń pretend bí ẹni tí wọ́n ní ẹ̀kọ́ ṣùgbọ́n nígbà tó bá dé gbàgede níbi tí àṣírí wọn á ti tú àṣírí á tú yẹkẹyẹkẹ mọ̀ wípé àà ah, pẹ̀lú ẹni tí ń ṣe bí born again sister yìí tí ń ṣe bí born again brother yìí tí ń bí born again pastor or prefect or any title you might give in yourself àṣé ò tiẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀yin èèyàn ọlọ́run bíbélì sọ nínú ìwé iṣẹ́ àwọn apostoli ó ní ní antioch ni a ti pe àwọn apostoli ní kristẹni nítorí kíni àwòrán kristi ṣe kristi ni wọ́n jẹ́ lára wọn ìdí nìyẹn tá a fi pè ní ìṣe àwọn àpọ́stélì tó túmọ̀ sí pé ntí ọ̀pọ̀ ohun tí wọ́n fi ìwà ṣe ìwà pẹ̀lẹ́ ìwà rere tí wọ́n fi ṣe nínú bíbélì ní ìgbà tiwọn ó ní agbára òun gangan ló hẹ́ẹ̀ni wọn ní ìjèrè ọkàn ní ọkàn àwọn ènìyàn tí wọ́n fi tọ̀ kristi wá ṣùgbọ́n ó yánilẹ́nu lónìí ó yánilẹ́nu lónìí pé kò sí nǹkan kan ẹ̀ẹ̀kan ríranṣẹ́ ọlọ́run ìgbà mi ìmí ìgá wọlé gan the way bó ṣe máa wọlé gallantly akọ̀ǹtọ̀rọ̀ akọ̀ǹtọ̀rọ̀ bí ẹni páwọn tó kù náà òun tiẹ̀ ń ṣèyàn ọlọ́run akọ̀ǹjẹ̀kìnní akọ̀ǹṣègbà akọ̀ṣàwò akọ̀ṣèkòkò bàbá sàṣùn dátẹ̀ eh, in fact a tún dá àwọn ènìyàn padà níbi tí wọ́n dé dúró nínú ìrìn àjò ìgbàgbọ́ á dá wọn padà sẹ́yìn ẹ̀yìn ìyọlọ́run á dá wọn padà sẹ́yìn pápátá á dá wọn padà sẹ́yìn yányán bẹ́ẹ̀ ni tí òde yẹ kó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ tí a ń wò bí aṣáájú lónìí ọ̀pọ̀lọpọ̀ tá ń wò bí tá ń wò pé a road model eléyìí father in the lord mother in the lord <laughs> àṣe fẹ́ẹ̀kì ló tiẹ̀ wà ń bẹ̀ fẹ́ẹ̀kì ló pọ̀ jù ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn ọlọ́run fake nothing but fake torí kíni wọn ò ní ìbáwí ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ̀yin èèyàn ọlọ́run ẹni tí ò gba ìbáwí kò lè ní ẹ̀kọ́ ẹni tí ò lẹ́kọ̀ọ́ kò lè gba ìbáwí ẹ jẹ́ àpàdé mi ìwé òwe orí kọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní proverb chapter twenty nine verse one ó ní ẹni tí a ń bá tí ó ń wa ọrùn kì í yóò parun lójijì láì sí àtúnṣe <laughs> ẹni tí a ń bá wí tí ó ń wá oorun kì yóò parun lójijì láì sí àtúnṣe ṣé ẹ mọ̀ èyí pé mo bá wa sọ̀rọ̀ nìkan lẹ́nijọ́ mẹ́ta yìí lórí àyànfẹ́ ìkọ̀sẹ̀ àyànfẹ́ ìgbé àwọn àyànfẹ́ lónírúurú lónírúurú bẹ́ẹ̀ ara àwọn àyànfẹ́ kan ìkọ̀sẹ̀ àti ìgbé wọ́n fọ́ọ̀sì irú kàtígórì tí à ń tà ń sọ lọ́wọ́lọ́wọ́ torí kíni wọn lẹ́kọ̀ọ́ ẹ̀ẹ́dẹ̀ lè rí wọn láwọn tí ò ní báwí tí ò gbọ́ báwí tí ebi ò báwí ò pa wọ́n yìí mo ṣe ń bọ̀ ẹ̀yìn èèyàn ọlọ́run mo ṣe ń bọ̀ lórí rẹ̀ ẹ jẹ́ kí n ṣe tó kí n kọ́kọ́ kọjú sílẹ̀ yìí náà ṣe rí ntẹ́ ẹ máa bá nígbà sí ayé wọn nígbéraga hmm. ìgbéraga lẹ máa bá nínú ìgbésí ayé wọn ẹ̀yìn èèyàn ọlọ́run kò sí nǹkan mí ìgbéraga lẹ máa bá kò sọpọlọ tán lè ta sí ìgbéraga náà ni bẹ́ẹ̀ ń sọ pé wọ́n ti kíní kan ìgbéraga ni sà wọ́n ti ẹ̀ sọ pé ká àdírẹ́sì àwọn èèyàn ọlọ́run wọ́n lè mú wọn padà bọ̀ sípò ìgbéraga ni òun lè máa bá ń bẹ̀ kò sọpọlọ tá a lè ta sí ìgbéraga ni sà then number two wọ́n á ní kíní kan burúkú agídí ni then number three àfẹ̀mí àfẹ̀mí ni n tẹ́ máa bá lára àwọn ẹni tí ò lẹ́kọ̀ọ́ tí ò ní bá àwọn n tẹ́ máa bá lára wọn ni mò ń sọ fún yín o wọn á ní burúkú agídí then ìṣẹ́rí lẹ́yìn yẹn <laughs> ìgbéraga wa jọba bẹ́ẹ̀ ni àfẹ̀mí àfẹ̀mí ni n tó máa wà pẹ̀lú wọn ni àfẹ̀mí àfẹ̀mí ni kò tí kò sọ́pọ̀lọ́ tá lè ta sí yẹn èyí tó máa ṣẹlẹ̀ gọ́gọ́gọ́gọ́ ni mo ń sọ fún wa yẹn ẹ̀yin èèyàn ọlọ́run wọn gbọ́ ìbáwí ẹ̀dẹ̀ jẹ́ kí n sọ ọ̀kan kan fún yín aláìní ìbáwí kì í ṣe ọmọ ọlọ́run hmm, kì í ṣe ọmọ ọlọ́run ẹ tí ò bá ti ní ìbáwí kì í ṣe ọmọ ọlọ́run tó o bá ti kí ń gbọ́ ìbáwí kì í ṣe ọmọ ọlọ́run bẹ́ẹ̀ ni àwa tí a bá jẹ́ ẹni ẹ̀mí dáadáa tí a jẹ́ ẹni ẹ̀mí dáadáa mo mọ̀ pé gbogbo wa ló jẹ́ ẹni ẹ̀mí nínú ìyàrá yìí o àti àwọn ibi tí fọ́nrán yìí ó yà mo mọ̀ pé ẹni ẹ̀mí ni wá ṣùgbọ́n ẹ má ṣì mí gbọ́ hmm, àwa tí a bá jẹ́ ẹni ẹ̀mí dáadáa tá a jẹ́ ẹni ẹ̀mí dáadáa tí a bá kíyèsí dáadáa bí ẹ̀mí mímọ́ ti máa ń tọ́ bó ti máa ń kọ́ wa tó máa ń bá wa wí ẹ̀ẹ́rì wípé ó ní agbára ó máa ń ní agbára the way bí ẹ̀mí ọlọ́run ṣe máa ń kọ sí àwọn ẹni tiẹ̀ the way bó ṣe máa ń bá wọn sọ̀rọ̀ in fact tẹrutẹru ni oníbíyẹlẹ sọ pé ìbẹ̀rù olúwa ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n kò sí bí ó ṣe máa bẹ̀rẹ̀ bó ṣe máa gbé ọ̀rọ̀ kalẹ̀ bí àwọn ẹni tiẹ̀ bá ṣe àṣemáṣe ìyẹn látọ̀dọ̀ ẹ̀mí mímọ́ á ní agbára sá in fact ìwọ go ò ní jẹ́ padà dánrú ẹ̀wò mọ́ láyé èmi ò mọ bí àwa ṣe gbà ó kò yé mi torí ìgbàlà ọ̀pọ̀lọpọ̀ yàtọ̀ síra ọ̀nà tá a gbà dénú Kristi ó yàtọ̀ síra o ẹ̀yin èèyàn Ọlọ́run kò dẹ̀ sí ó máa ń tẹ̀ nínú Kristi tá a la wà yìí àǹtí mi ìjọ ìjọ tiẹ̀ ní ìbáwí mi ìjọ lẹ́kọ̀ọ́ wo ẹni tí ò lẹ́kọ̀ọ́ kò lè gbàbá ẹni tí ò dẹ̀ kẹ́ means kò lẹ́kọ̀ọ́ it's as simple as that bẹ́ẹ̀ ni ẹ ń bá ní ẹ̀kọ́ tó ní ẹ̀kọ́ dáadáa ẹ̀yin èèyàn ọlọ́run èkó á ní ìtìjú bẹ́ẹ̀ ni nù wa ní tìjú mọ́ proverbs chapter twelve verse one sọ̀rọ̀ kan ẹ máa gbọ́ ẹ̀yin èèyàn ọlọ́run ó ní ẹni tí ó fẹ́ ẹ̀kọ́ ó fẹ́ ìmọ̀ ṣùgbọ́n ẹni tó kórìíra ìbáwí ẹranko ni sọ ti gbọ́ báyìí bàbá àti ẹ̀ ń bá ọ wí wò kò sí áńgẹ́lì lábẹ́ ọ̀run yìí jésù olúwa bàbá mi gan sọ fún ọmọkùnrin ọ̀dọ́mọdékùnrin olówó yẹn pé èyí ti ṣe tí wọ́n ń pè mí lẹ́ni rere kò sí ẹni rere kan bí kò sí ọlọ́run bẹ́ẹ̀ ni ọlọ́run nìkan ni ẹni rere jésù olùgbàlà wọnú ó wọnú àgọ́ ara yìí ó wọnú ẹ̀yà ara yìí bàbá mi must cause bẹ́ẹ̀ ni ó mọ bó ṣe ń lọ paul apostoli sọ onínímọ̀ ìgbà tó ń ṣe wà lórí erùpẹ̀ olóhùn sì ń lépa nsó ni bí ọwọ́ òun bí ó ṣe tó bẹ́ẹ̀ ni ó sì ń lépa dé tó túmọ̀ sí pé gbogbo wa ń lépa dé hmm, gbogbo wa ń lépa ni mi ò ní tàn wá ẹ̀yin èèyàn ọlọ́run ǹjẹ́ ò ń gbọ́ bá wí àìgbọ́ bá wí rẹ mọ̀ ló dọ̀nà rẹ rú ẹni tí ò bá ké ń gbọ́ bá wí bó o ní olúwa wí ìtọ́ni olódùmarè ṣe fẹ́ ṣiṣẹ́ nínú ayé ẹ̀ o kìkì ẹ̀bùn ló ní àwọn wo tó bá kíyèsí àwọn tó yí ọ káti wọ́n rò pé o popular tó rò pé orí rẹ orí elérò ni ẹ ò pé orí elérò lórí rẹ tọ́ bá fẹ́ wo irúfẹ́ àwọn tó súnmọ́ ọ̀ rí pé àwọn onígbèéraga bíi tiẹ̀ ni àwọn ló rọgbà yí ọ káti wọ́n rò pé o lé bẹ́ẹ̀ ni àwọn aláìlẹ́kọ̀ọ́ bíi tiẹ̀ ló súnmọ́ ẹ̀yẹn bẹ́ẹ̀ ni tọ́ ọ bá jẹ́ni tó nílàákàyè gbọ́n ti proverb chapter thirteen sọ jẹ́ kí n tó sọ kankan fún ọ ó ní ọlọ́gbọ́n ọmọ gba ẹ̀kọ́ bàbá rẹ̀ ó ní ṣùgbọ́n ẹlẹ́gàn ó kọ ìbáwí <laughs> ẹlẹ́gàn kọ ìbáwí ẹlẹ́gàn kọ ìbáwí jọ̀ọ́ sọ ọkọ̀ bá wí báyìí bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó pé kò sẹ́ni tó kọjá ìbáwí bẹ́ẹ̀ ni àwọn wo ló dáa jù àwọn wo lé ẹni mímọ́ jù lọ ni àwọn tí ọlọ́run fún ìpè sí kíá wọ́n ti yí padà kíá wọ́n ti ṣàtúnṣe òótọ́ padà rí wọn nínú èébì yẹn mọ́ gbèrèbí tí wọ́n máa kó jẹ àbẹ́ ìwárí generation yìí ẹ̀rá wọ ọ̀dọ́ ìgbà ìkẹyìn ká má ti lẹ́bù kékeré ni la máa tẹ́lẹ̀ gòbàgòbà á lọ sí bend down select á lọ sásọ wìrì ẹ̀ ò á lọ kásọjọ́ abẹ́rẹ́ sí fẹ̀ gẹ́sì á máa tẹ́lẹ̀ gòbàgòbà bí àgbàlagbà tọ́kì ẹ̀ ò àwọn ọmọ àlè inú ìrere àwọn tí a ò lè rí ohun àwọn tí a ò lè rí àwòkọ́ṣe rere lára wọn wọn lè wọbì kan náà máa rìn kiri náà máa rìn kiri ni náà máa yí ìdí kiri kan lè show me your body náà wọ̀ káàkiri náà máa yí ìdí kiri àwọn àwọn wèrè bíi tiyín náà ni ó tó sí yín àwọn onígbéraga bíi tiyín náà ni ó tó sí yín àwẹ̀ bí o bá ti wà morally okay ní generation tá a wà yìí àwọn kan bẹ wọn mu pírigidi igbó sórí tán bá máa handle ẹ gbogbo tó kó sáyà tó kó sí wọn á sọ kalẹ̀ ẹsẹ̀ by the time tójú ẹ bá máa fi wálẹ̀ ó ti tán nígbà tó ò tí ì bímọ àwa dàbí ìgbà tó ti wà lọ́jọ́ ogbó bọ̀dá bọ̀dá èyí tí wọ́n lọ́ọ́ rán tọ́tọ́ lọ́ọ́ rán ṣòkòtò tẹ́rín tẹ́ àìlẹ́kọ̀ọ́ ni lọ́ọ́ rán ṣòkòtò tẹ́rín bàbá wa wàá wá lọ wá pẹ̀fín pẹ̀fíìmù ń pẹ̀fíìmù ni wàá máa yọ́lò káàkiri ibi ọba ti dé náà ni àwọn máa jalè wẹ́rẹ́ kí ọ̀lẹ́kọ̀ọ́ ẹ wo ẹ̀yin èèyàn ọlọ́run bàbá yẹn ní kí n ó sọ ọ̀rọ̀ fún mi omi jáde bọ́ sójú mi já sójú ayé ẹ̀yin èèyàn ọlọ́run mo jí tán ni mo bá omi lójú mi ha mo kọ́kọ́ gbàdúrà yóná pé olúwa ṣàánú mi o tó mi ṣe níbi tó bá kù díẹ̀ káàtó sí tó lè dènà ìjọba ọ̀run mi bẹ́ẹ̀ ni ṣé wọn náà ò ní múra báyìí bàbá yẹn ni wo ọba tó ṣà ẹni tí ò bá ti gbọ́ ìbáwí kò lè lẹ́kọ̀ọ́ ẹni tí ò bá ti lẹ́kọ̀ọ́ kò lè gbọ́ ìbáwí ẹni tí ò bá ti wá gbọ́ ìbáwí tí ò lẹ́kọ̀ọ́ kò kò lè soríire báwo ni ọ̀rọ̀ mi ṣe fẹ́ ṣẹ nínú ayé ẹ̀ báwo ni májẹ̀mú mi ṣe fẹ́ wá sí ìmúṣẹ nínú ayé ẹ̀ kò pọ́síbù bẹ́ẹ̀ ni kò pọ́síbù ẹni tí ò lẹ́kọ̀ọ́ tí ò gba ìbáwí kò lè ṣoríire kò lè ga ẹ̀tẹ́ lórí ẹ̀tẹ́ ni bàbá ara wọn tó ọlọ́run gba iyì lọ́dọ̀ wọn àjẹpáwọn olórí burúkú bíi ti ẹni mi ò ní tàn wá báwo ló ṣe fẹ́ gòkè láyé dáàdì mi máa ń pòwe kan mo ti sọ fún wa náà ní platform rí pé wọ́n máa ń tẹ̀ mọ́ wa létí èmi àtàwọn àbúrò mi nígbà táwọn akékeré ìwà lọ́ba àwúre o ẹ má gbéraga sẹ́nikẹ́ni o kò sẹ́ni tọ́lọ́run ò lè lo fún yẹn láti gbé yẹn ga o òun ló mọ́ wa lára títí títí dòní nínú ìrere mi ní tọ́ ẹ̀yẹ èèyàn ọlọ́run ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa that is why i love that man òun àti mọ́mí mi tó bá ti fún wa ní kò tí dáàdi máa ti fún wa ń kò wájú orí báyìí màámi náà fi tiẹ̀ sí lọ́wọ́ ìpàkọ́ ni in fact odidi ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì o ṣe ń fíìlì títa ìkó yẹn ṣé wàá rántí tí wọ́n àmọ́ rántí tí wọ́n bá wílé lórí àní ní ìran yìí àbó báyìí ayé àwọn ọ̀tọ̀ wa bàjẹ́ èpè ó wá gba steering ayé wọn ó gba steering ayé wọn steering ọkọ̀ ayé wọn ó gbà wá kò sí ẹ̀kọ́ kò sí discipline and Christianity is all about discipleship ẹ̀yin èèyàn ọlọ́run tó o bá ti lẹ́kọ̀ọ́ o ò ní ìgbàgbọ́ o èyí ṣe ọmọ ọlọ́run bẹ́ẹ̀ ni o kì í ṣe ọmọ ọlọ́run ẹ̀kọ́ ẹ̀kọ́ ni ìrere ẹ̀kọ́ ìbáwí ni ìgbàgbọ́ àwọn inú àwọn èèyàn dùn wọn ni ah mo dẹ̀ bá sista alágbájá sọ̀rọ̀ o ó ní tẹ bá rí bó ṣe dúpẹ́ lọ́wọ́ mi ah àní ah mo mà láìka àǹtí yẹn o mo kọ̀ kọ̀rẹ́ẹ̀tì wọn pé kí wọ́n ṣe báyìí ah odidi ọ̀sẹ̀ kan wọ́n sì ń dúpẹ́ ọmọ ọlọ́run nìyẹn bẹ́ẹ̀ ni ẹ̀tọ́ sọ fún pé ṣe báyìí tó bú sẹ́kún tó sunkún olúwa jọ̀ọ́ dáríjì mí bẹ́ẹ̀ ni àbẹ́yẹ̀ rọ́pọ̀lọpọ̀ báyìí Ọpọlọpọ n kò jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìjọ yín lọ gan-an ìjọ olórí ibu ni n kò sọ́rí láti sọ ẹ̀yìn èèyàn Bo bó ṣe n gbé kalẹ fún wa náà ni i don't èmi ìwojú ṣe ń tèmi torí ẹrù bàbá yẹn ń bà mí n ò fẹ́ gbẹ ìpè lẹ́nu rẹ̀ n ò gbà rí tọmọtọmọ èèyàn n ò wá ẹ wo orí burúkú tí ṣe ń ṣe ẹ ọ ti tán lẹ́lómi àwọn míì tiẹ̀ ti wá káṣà kan báyìí wọ́n á máa gbómi dání káàkiri mi ì mọ omi tí wèrè rẹ̀ gbé mi ì mọ ibi tí ragilétọ̀ wèrè ti laná tí wọ́n á mọ omi fèèfèèfèè kò sánà ètè mọ́ bẹ́ẹ̀ ni mo lọ bí programu kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí in fact mo délé omi bọ́ọ̀lẹ̀ lójú mẹ́yìn èèyàn ọlọ́run mo gbọ́ àwọn alóore tó wà ń bẹ̀ God spoke to me a lot mo mọ àwọn alóore mo mọ àwọn alóore tó wà mbẹ mo gbó wọn wọn wá show ni fashion parade náà wọ tight me, show me your body náà yí di kiri kò sí kankan kò sí àmì ọlọ́run nothing àwọn alóore tó tún wà mbẹ náà ṣe náà tó lọ kàtíkè wa ọkọ̀ náà lé wa <laughs> ìgbàgbọ́ mọ̀ ti dojú dé lóòótọ́ o ọkọ̀ náà lé wa sáwọn ọ̀dọ́ tí ọlọ́run gbẹ́kẹ̀lé náà rèé fún ìgbà ìkẹyìn là ń fojoojúmọ́ palẹ́kùn yìí lolúwa sọ fún mi pé sórí àwọn mẹ́rin kan wà tán jẹ́ pé wọ́n ṣẹ̀ parí wọ́n ṣẹ̀ ṣẹ́yún wọn tán ni wọ́n ṣẹ̀ lé di wọ́n ṣẹ̀ lé dìde ni wọ́n ṣẹ̀ ń dìde lé ní iná tó wá prógámù iná tó gbára gbúù iná lọ pampasì ká má bàa fura ọdọọjọ́ alẹ́ kọlọ́bùrẹ́là tó mọ̀ pé ẹrù ló ń rù mo wo àwọn ọ̀dọ́ yìí <laughs> no wonder no wonder no wonder no wonder àti fìyàn rọ́pò yàn ní ìgbà ìkẹyìn ó rọ lọ́rùn lọ́rùn bàjẹ́. mo kíyèsí olódùmarè dáadáa ó rọ ọlọ́run lọ́rùn gidi gan láti fi èèyàn rọ́pò èèyàn time gbogbo àwa tá a jọ bá jẹ́ convener pè wá sí praise night ẹ wá bá yẹn lọ́wọ́ àwọn wo ń pè irú afẹ́ wa àwọn ń pè àwọn tí ò ní discipline aláàfẹ́ yin ọlọ́run i told them that day ntọ́lọ́run sọ fún mi aláàfẹ́ yin program yẹn ó ń kọ ó dẹ̀ ń fi tẹ̀mítẹ̀mí kọ orin yẹn láwọn orin tó compose tí ẹ̀mí ọlọ́run fi fún làwọn èèyàn bẹ̀rẹ̀ sí fẹ́ yín náà ń jẹ ṣẹ́ngọ́ọ̀mù náà kó súùtì orí ibú súùtì ọ̀run àpáàdì ṣẹ́ngọ́ọ̀mù náà bẹ̀rẹ̀ sí jẹ́ èmi ti sọ fọlọ́run kí n tó kú òun léwu n tó fẹ́ kí n gbà ń bẹ̀ yẹn mo mọ̀ pé kí ọjọ́ yẹn tó wáyé ló ti mọ̀ pé ó máa wáyé ìwọ ló dẹ̀ ní kí n lọ mo gbúdọ̀ gba tí mo bá wá síbí o mo dẹ̀ rí gbà ní àgbàlé bẹ́ẹ̀ ni mo rí gbà dáadáa mo dẹ̀ ń dúpẹ́ ìmádé máa dúpẹ́ títí láíláí lọ́wọ́ olódùmarè Wọn kàn wá bẹ́ẹ̀ wọn lọ bẹ́ẹ̀ àwọn kan kó kóra wọn sẹ́gbẹ́ kan àwọn olóṣó tẹ́ bá rí bọ́n ṣe ń bọ́ra wọn sí òhun bẹ̀ ní oko pátá ha ha kí ni what's the stage náà ṣẹ̀ṣẹ̀ ń change sí white ẹ̀ṣẹ̀ ń change sí white àwọn ẹ̀hàn náà mọ àwọn àwọn gbogbo wọ̀nyí nínú ìrere bẹ́ẹ̀ ni ẹ̀bùn ni wọ́n jókòó tì kò sẹ́kọ̀ọ́ kò sí ẹ̀mí olódùmarè tí ó tọ́ wọn kò sí ìbẹ̀rù ọlọ́run mọ́ àwọn ẹranko gbogbo àwọn àwọn olóṣó mímọ́ hmm, àwọn olóṣó mímọ́ eléyìí agbá ọmọlẹ̀ tọ̀wọ́n agbá ọmọlẹ̀ ìdílé agbá ọmọlẹ̀ tọ̀wọ́n àtọ́gbẹ́gẹ́ mo ti ẹ̀mọ̀ kan nù wọn at least mo rí ọkùnrin mọ́ mi ìrọ́kùnrin mọ́ ẹlẹ́ẹ̀kẹsàn lélẹ́yìí tán tó jọ wá sí kínní àti ẹ̀ tí ì mọ eléyìí tó ti lọ eléyìí tẹ́mi mọ̀ ni mo ti ẹ sọ yẹn nítorí ọmú àti ìdí tó ní ó ti ó ti ó ti fíìkì ẹ̀ pé yes ọmọ sì wà ń táwọn kò mọ̀ pé àsìkí ni obìnrin fi ń jẹ́ obìnrin kì í ṣe ẹwà n ò ní tàn ẹ́ yẹn ọlọ́ka làmúṣe ata àsìkí ni obìnrin fi ń jẹ́ obìnrin tí àsìkí bá ti tán lára obìnrin kò sí obìnrin mọ́ bẹ́ẹ̀ ni àsìkí ni obìnrin fi ń lo ilé ọkọ no wonder àtàlẹ́ omi àbímọ kan tán ó tán á dẹ̀ dànù bí ẹni tó jẹ́ pé ọmọ méjì láti bọ́ọ̀lẹ̀ lára ẹ̀ no wonder no wonder ìwà àwọn ọkùnrin náà nìmí abẹ́rẹ́ ṣe wọ́ lámà wọ́rìn wọ́n ti yọ bóríìsì kúrò lára rẹ̀ hmm. bẹ́ẹ̀ ni àsìkí lọkùnrin fi ń jẹ́ ẹni tó ń wù yàn láti jókòó tì wọ́n á ní ọ̀rọ̀ ẹnu ẹ̀ nítumọ̀ àsìkí ló sì wà láyé ẹ̀ àsìkí gangan lògo ẹ̀yẹ èèyàn ọlọ́run àsìkí tẹ́ ń wò yẹn ni ẹ̀mí ògo ó ní ìmọ́lẹ̀ tí ògo ń lò bẹ́ẹ̀ ni tí o bá ti sáàsìkí nínú ògo ẹ bíbélì gan fìdí ẹ̀ múlẹ̀ àásìkí wà pẹ̀lú Jákọ́bù bẹ́ẹ̀ ni ẹni tí ò sáàsìkí pẹ̀lú ẹ ó wà pẹ̀lú abrahamu àásìkí wà pẹ̀lú Ísákì ẹni tí o bá ti láàsìkí Ọlọ́run ò lè bá lò Ọlọ́run ò lè jókòó mi ò détọ̀ yìí mọ́mọ́ jókòó ti pé Ọlọ́run ò fẹ́ kú ẹ ọ bá ti kọjá If you do anyhow, you see anyhow. That's why God created hell for the disobedient children. Èdí tó fi dá ọ̀run àpáàdé nìyẹn my life. aláìgbọràn. And look at us today. Àwọn ọ̀dọ́ I gbọ̀n mi, mo sun ẹkún jáde tójú So nígbà tí bàbá yẹn sọ̀rọ̀. Ó gbé wọn lé mi, ọba tó ṣà. Ìjọ fún mi, ẹ̀kọ́ wo ni ìran yìí ní? Ni asọpọ gudugudugudugudu kọmọtì lẹbù kékeré kan ni a ti kó program jọ kékeré kan the convener of this program kékeré kan ẹlòmíì ò tún mọ mo bánsà tẹ̀léra ẹ̀ lẹ́yìn ogun ọ̀run ò tẹ̀lé ọmọ àwọn angẹ́lì olódùmarè yí ọ ká mọ́ ìmọ́lẹ̀ olódùmarè ò bù ọ mọ́ ọwọ́ adé bánsà lọ mú kí nìyẹn náà wá ṣe yóò wá dàbí robocop bẹ́ẹ̀ ni bí robocop ọlọ́wọ́ mẹ́rin lámà ṣe gòbà tẹ̀lé lẹ́yìn ṣé iyì nìyẹn iyì nìyẹn iyì kọ́ nìyẹn yìí ṣe iyì iyì olódùmarè ask nothing with human attachment no no no no no no no no no olúwa ní kí n wá sí orí platform yìí àti bí gbogbo tó máa dé kí ntí fọ́nrán yìí máa dé kí n bá wa sọ̀rọ̀ ẹja padà ṣé ebi tó yẹ kó máa pa wá kò pa wá mọ́ ẹni tí ebi ìbáwí ń pa ni ẹ̀mí mọ́ pọ̀ sí nínú ayé rẹ̀ ẹni tí ebi tí ebi ẹ̀kọ́ ń pa ní ọlọ́run pọ̀ sí nínú ayé rẹ̀ ẹni tí ebi ìtọ́ni olódùmarè ń pa ní ẹ̀mí mọ́ pọ̀ sínú ayé rẹ̀ lọ́lọ́run súnmọ́ sí ẹ̀ gbọ́dọ̀ olóhùn wa gbéraga lókè rere ṣùgbọ́n òun túbọ̀ òun nírẹ̀lẹ̀ ebi mélòó lọ́lọ́run tí ìlú ọdẹ báyìí nínú ṣọ́ọ̀ṣì olúwa sọ bàbá yẹn sọ fún mi pé ọba tó ṣàmú ní sáà bàbá ò rí pòrọ̀ mi lọ́rùn ní ìran ìkẹyìn láti fi yàn rọ́pò èèyàn ha ìyẹn ló mú mi bú sẹ́kún mo ṣe tají olúwa <laughs> lábẹ́ bó ti wù kó rí ayájájájájájájájájá <laughs> o ò gbọdọ̀ rí ẹnikẹ́ni fi rọ́pò mi láyé àti ní ipò mi àga mi tó fi ilẹ̀ lọ́rùn láyé tọmọtọmọ mi ti àwọn ọmọdọ́mọ mi ni mo ra kàní lórúkọ rẹ ni mo fẹ́ ra bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀n tọ́ dẹ̀ ni ẹ̀wọ̀n bá ṣe ń fẹ́ra wọn rọ́pò ara wọn ẹ̀ àwọn bàbá náà sì ni ẹ̀ àwọn bàbá kúmú yìí àwọn baba adébóyè as old as he is and other men of God old old old men of God àwọn èèyàn náà náà ń ṣèjọ jí kiri ẹ̀bẹ́ rí wọn báyìí ń ṣèjọ jí kiri àárọ̀dọ̀ tó máa dìde bọ́dọ̀ kan dẹ̀ dìde lẹ́ni báyìí ọ̀tẹ̀ ni wọ́n á mú pa ọ̀tẹ̀ ni ọ̀tẹ̀ ni sáà ọ̀tẹ̀ báyé ọ̀dọ́ ìran ìjẹ́ ẹ̀gàn bẹ́ẹ̀ ni kí ni ń ṣe kí ló ń sọ mọ̀ ń bá wọn sọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà lọ́jọ́ yẹn náà lẹ́lọ́mí ìránṣẹ́ ọlọ́run ni ó lẹ́ni tí ìpè orí ẹ̀ ti gbẹ́ bíbélì sọ pé nígbà tó kọ̀ láti ní èrò ọlọ́run ní ìmọ̀ wọn ní ìwé rómù oríkèéní olófin wọn lẹ̀ fún ìrìíra láti máa sọ ohun tí ò tọ́ ló bẹ̀rẹ̀ sí kò kiri inú agbo ní kò kiri inú agbo ní fọlọ́run léṣe olúwa ní àbó òrí báyìí ó ti gbẹ ẹ wá wo èpè táwọn èèyàn kò tí àwọn ẹni ẹ̀mí bẹ́ẹ̀ ni ẹ wo èpè táwọn èèyàn kò tí mo wò títí ti ìránṣẹ́ ọlọ́run ni o wọ́n wá ṣe ṣóò mo kú mbẹ tán lọ́mọ mi tó wà mbẹ padà wá fún mi ní feedback pé dádì ah in fact kò kò ṣeé sọ ẹ̀dọ́ ìran nínú Kristi kí la fi yàtọ̀ sáwọn táyé ẹ́ kí la fi yàtọ̀ táwọn ti táyé ọ̀bọ̀ ọlọ́run rìn kan sọ pé òun gbéraga kí inú ọlọ́run kan dùn kí ìtẹ́ mì káwọn ọ̀run yin ọlọ́run láti pàṣẹ lọ lọ lọ on your behalf bẹ́ẹ̀ ni kan yin ọlọ́run láti pàṣẹ rẹ̀ bẹ́ẹ̀ ni kò sí ẹ̀kọ́ mọ́ ibi tí ò dẹ̀ pa ọ̀dọ́ ní ìran ìkẹyìn mọ́ mo rí náà bàbá yẹn ò parọ́ ó ní ebi ìbáwí ni ò pa wọ́n mọ́ ọba tó ṣà wò wọ́n wọ́n ti yó fún ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ti ṣe ń dómi fún ẹlòmíì ó bá gbọ́n ẹyin lé ó tó gbọ́n dòdò lé <laughs> ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run lẹ̀ṣẹ̀ ń bọ́ yóò ẹ̀ṣẹ̀ ti bọ́ wọn yóò àwọn tọ́lọ́run ti pati tí wọ́n gbọ́ wọn lọ́rùn mọ́ tó jẹ́ pé ohun ẹ̀bùn ni wọ́n ń gbọ́ kí ló expect àwọn ni ó mọ sọ fáwọn ọ̀dọ́ ò ní problem ògo wà ògo lè wá ṣùgbọ́n ká sì gé ògo ti yòrò dànù ìwọ ọ̀nà tí ọlọ́run tó ń gbọ́ mi ni mò ń bá sọ̀rọ̀ ògo lè wà òun fi ọ̀rọ̀ dúndùn dúndùn dúndùn mú àwọn èèyàn mọ́ra òun fi ń gba tọwọ́ wọn ó mọ̀ pé òun ló ń jẹ nínú ìrere òun fi ọ̀rọ̀ dédò dédò gba owó lọ́wọ́ àwọn ènìyàn àwa bá wọn sọ̀rọ̀ tútù ẹ mọ̀ wọrí màá bá yín gbàdúrà òun bá wọn gbà lóòótọ́ ṣùgbọ́n sọ mọ̀ pé òṣìṣẹ́ ìjọba ọ̀run aràn mi sí ọ láti bá ọ sọ̀rọ̀ òṣìṣẹ́ ìjọba ọ̀run ọ̀run àpáàdì níṣẹ́ tó ń ṣe ilẹ̀ yìí o iṣẹ́ ọ̀run àpáàdì ló ń ṣe yìí o ọba bẹ̀rẹ̀ sí darí àwọn èèyàn sígbó ọ̀n darí wọn sígbó ẹ má wọrí ẹ má wọrí ẹ má wọrí ó fi òtítọ́ hàn wọ́n èyí tí wọ́n ń pè ní wòlíì tí wọ́n ń pè ní ìránṣẹ́ ọlọ́run ní àwọn tí agbófinró olódùmarè ń sọ fún láwọn previous eh, eh, eh, message mo sọ fún wa mo ní àwọn agbófinró ní àwọn ìránṣẹ́ ọlọ́run jẹ́ ọ̀wá ìbẹ̀rẹ̀ sí yẹ oríire ọ̀ ń yẹ oríire kúrò níwájú àwọn àgùntàn àwọn tó fẹ́ soríire wàá pè ní àràmù wani kò yẹ ká lọ síbẹ̀ yẹn olúwa ni gbọdọ̀ lọ síbẹ̀ of which olúwa sọ bẹ́ẹ̀ o sáfẹ́ máa kán lè yí ọ ká kán má bàa kúrò láyìíká rẹ̀ sọ fún mi níjọ́ tó olóò ti gbé ìjọ ọ̀tẹ̀ yìí kalẹ̀ èbí wọ́n bá ọ wí nínú ìjọ tó wà lọ ni ìbá bá ọ wí ni ló kọ ìbá wí ó wá lọ gbé agbo ẹranko kalẹ̀ ó lágbo àgùntàn ló ní jọ̀ọ́ sọ fún mi ságbo àgùntàn nu àbágbo ẹranko kí ló fẹ́ fi kọ́ wọn dábìló ìjọ ọ̀tẹ̀ wa kó tàǹsì ìjọ ọ̀tẹ̀ ìjọ ìyapa ìjọ tí ọlọ́run ò mọ̀ nípa ìpìlẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni ẹlòmíì ò lè sáàfù punishment nínú ìjọ ni bẹ́ẹ̀ ni ló fi sápò mẹ́ ló lọ mú kíní ẹyin ló lọ mú ẹyin ó fẹ́ yin ó fẹ́ yin fa ìsọtẹ́lẹ̀ ẹ̀mí òfurufú bẹ́ẹ̀ ni ẹ̀mí mímọ́ ni supernatural one superb one látọ̀dọ̀ olódùmarè original ẹ̀mí mímọ́ kọjá ètò ń fẹ́ yin ẹ ẹ tí ẹ fẹ́ lè lọ yin aláǹgbá ẹ fẹ́ yin aláǹgbá gbé fa ẹ̀mí aláǹgbá náà lẹ́mìí tiẹ̀ òní mi bá ti mérí báyìí ti mérí báyìí ti mérí báyìí àwọn olóye tó ti jẹ́ ìhànà àwọn odi nínú ẹ̀mí àwọn ọmọ àlè funfun ọmọ àlè wẹ́rẹ́ ẹ̀ o àwọn ọmọ àlè wẹ́wẹ́wẹ́ àwọn tó ti àwọn ọmọ àlè gss one yẹn wọn ó ti mọ ibi tí ń lọ àwọn ẹ̀hànà nù kristi àwọn ẹni àìjírí ẹni àìjíkò ẹgbó tí wọ́n sọ yìí rere dà jésù olùgbàlà bí bàbá yẹn ṣe jìyà tó ó padà tó torí ìtẹ́ tó yẹ kínú rẹ̀ máa dùn fún èso iṣẹ́ rẹ̀ ẹkún ló tó ń sun ẹkún ló fi gbogbo ògbà sùn ẹkún ní fi gbogbo òsàsùsà ṣé ibi tá a fẹ́ bá lọ́ni ẹ̀yẹ ìyá ọlọ́run bàbá bá sì wí ta láì wí wàá máa fi ọ̀rọ̀ ọlọ́run gbé orí burúkú ẹ̀ ìwà orí burúkú rẹ lẹ́sẹ̀ òun wàá bẹ̀rù ẹ̀ ń bòde bẹ́ẹ̀rù ò tiẹ̀ bà ọ́ ó yẹ kó o bẹ̀rù ikú tí ń mú olúkúlùkù tí kàn mú ìyàn lójijì ẹni téèyàn rí láàárọ̀ tá a jọ kíra láàárọ̀ tó lọ́ọ́ lọ́ọ́ bíṣẹ́ òkú ẹ̀ ni wọ́n gbé padà ẹ̀rù òtí ẹ̀ bá ọ́ bíbélì sọ ní òwe ìfihàn ni mo sì rí èwe àti àgbà dúró níwájú ìtẹ́ ìdájọ́ láti jí ohun tí wọ́n gbénú ayé ṣe òun ti ikú bá ka mọ́ ọ làwọn fi wò ó ti sọ fún ìsìnkẹ́ẹ̀lì bẹ́ẹ̀ yẹn bá fi gbogbo ọjọ́ ayé ẹ̀sìn ọlọ́run bọ̀ tó kù ìṣẹ́jú kan tá ó béèrè ẹ̀bí ẹ̀ tó deviate èyí tó deviate yẹn gangan la máa fi ṣèdájọ́ nàbàtì rẹ̀ ń tó ń ṣe búburú bọ̀ tó wá kù díẹ̀ tó yí padà pé olúwa dáríjì mi ṣàánú mi bíbélì ni a kà ń sùn gbogbo yẹn bẹ́ẹ̀ ibi ẹlẹ́rú ọlọ́run ti bàbẹ̀ ẹni iwájú rẹ̀ wá dẹni ẹ̀yìn ọ̀wá bára dáradára kiri orí burúkú lọ bá kiri rédèrèdè rédèrèdè játijàti ọmọ ọlọ́run ọmọ ọlọ́run ẹni ẹ̀mí wàá wọṣọ ẹlòmíà wọṣọ mi àmọ́ gbà ah, ṣé èso olóṣó bẹ́ẹ̀ ni ọ̀dà gbélé afẹ́ ìjó lóṣù bẹ́ẹ̀ ni n ò ní tẹ̀ ẹ̀yìn ọlọ́run ẹja padà sí ìpìlẹ̀ wo olúwa ní kí n sọ fún gbogbo ènìyàn lórí mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé mi tẹ́ ẹ ti ń gbọ́ mi béèrè fún ebi ìbáwí ọlọ́run jọ̀ọ́ jẹ́ kí mo béèrè fún ebi ìbáwí jẹ́ kí ebi ìbáwí rẹ máa kó máa kó máa pa mí mo fẹ́ ebi ìbáwí rẹ ntí bàbá yẹn sọ fún mi nìyẹn pé sọ fún gbogbo wọn kán béèrè fún ebi kán béèrè fún agbára ẹ̀mí ebi ìbáwí kí n bẹ̀rẹ̀ sí fẹ́ bí ìbáwí pa wọ́n I could remember eh, eh, eh, a year mo parí programu tán ní church ni mo wá ń jáde ẹ̀yìn ẹ̀yìn ọlọ́run mo fẹ́ lọ pray fẹ́ nìkan nínú mọ́tò yẹn mo ṣe wọnú mọ́tò pé kémi àtàwọn ọmọ mi tiẹ̀ já sí sáré jọ dé ṣeré débẹ̀ lórí wa ń sọ fún mi pé adéhùn mínísà ibi kíní pa ó gan-an ah, ẹ̀yìn ọlọ́run olúwa fẹ́ bí mi léèrè tó ìgbà bíi márùn-ún o torí mo tètè dáhùn mi ò ní tàn mi tètè dáhùn torí bàbá mi òun ẹ̀rù jẹjẹ ni and ọlọ́gbọ́n àgbà ńlá ni àgbà ọgbọ́n fúnra lára ẹ̀ <laughs> mo ra dákẹ́ mo gbọ́dọ̀ sọ ohun tí màá sọ fún bàbá yìí torí tí n bá ti lè lánà sọ àṣẹ́gun nìyẹn torí ẹni tí mò bá sọ̀rọ̀ gbogbo ara kìkì àṣẹ ẹ̀yìn ọlọ́run nígbà tó délẹ̀ kanu mo ní olúwa Ah, ìwọ mọ ibi tí ń pa mí ah, ó ní mo èmi ni mo bí ọ léèrè pé ibi wo ni ń pa ọ ẹ̀yin èèyàn ọlọ́run jẹ́jẹ́ mọ̀ pé mo kọ́kọ́ béèrè ìbáwí ni mo kọ́kọ́ béèrè bẹ́ẹ̀ ni mo rántí lénìí mo ṣe ń bá wa sọ̀rọ̀ yìí ló ń ṣe mi níyì pé so rántí ìgbà yẹn mo ní olúwa jẹ́ kí n gbọ́ ìbáwí jẹ́ n gba ìbáwí jẹ́ kí n gbọ́ ẹ̀kọ́ jẹ́ n gba ẹ̀kọ́ jẹ́ kí n mú ẹ̀kọ́ lò ẹ̀kọ́ níní nínú olódùmarè gangan là ń pè ní ìwà mímọ́ ẹ̀yin èèyàn ọlọ́run òun gangan lórísun ìwà mímọ́ òun hmm. gangan lórísun ìwà mímọ́ olórísun ìwà mímọ́ mo wá bẹ̀rẹ̀ sí tó ebi tí ń pa mí bàbá yẹn ní orí yọ ọ́ mo rò pé ó béèrè rán dandan ni òní ọ̀dà ẹni tó ṣe yìí ó mo fún ọ láti ìpẹ̀kun mi wá gẹ́gẹ́ bí olúwa ẹ̀sà ibi tí mo wà yẹn mi ìmọ̀gbà tí mo wà lórí ìkúnlẹ̀ tí mo dojúbolẹ̀ mo kàn bẹ̀rẹ̀ sí ìyẹn ni kí n tó gẹ̀ẹ́tì ara mi ó tó wákàtí márùn-ún lẹ́yìn wákàtí karùn-ún mo tó gẹ̀ẹ́tì ara mi bẹ́ẹ̀ ni ṣe wá rí kò síbi tí mo lè dé láti gbà yẹn èyí ọlọ́run bó ṣe àwọn ọmọ mi kéékèèké wọ̀nyẹn tán bá ti rí mi wọ́n dì mọ́ mi mo lè mọ́ mọ́ mi èmi kan á máa juwọ́ sí mi lẹ́yìn ìyá ẹ̀ ǹjẹ́ jẹ́ mọ̀ pé ọlọ́run lè lo ó lè lo spirit àwọn ọmọ yẹn or gathering wọn yẹn láti fi pa òwe ọ̀rọ̀ fún mi àtìgbà yẹn kò síbi tí mo dé ọlọ́run bàbá mi á tọ́ mi á kọ́ mi tàbí kó fún mi message irú eléyìí tó fún mi fún ẹ̀yin èèyàn ọlọ́run láàárọ̀ yìí jọ bíra rẹ léèrè sọ lẹ́kọ̀ọ́ wàá kàn sùn bọ́rọ̀ gidi bẹ́ẹ̀ ní ọ̀nà tiẹ̀ kò sí àlá kò sí ìran àkíyèsí kò sí àlá àkíyèsí o gbọ́ kò sí nǹkan tó o gbọ́ <laughs> ọ sì ọ ti ń dàkúdà lọ bọ́ ọ̀ bá mọ̀ àbẹ́ ẹ̀mọ̀ pàkúdà wà Kristi ni àwọn àkúdà wà Kristi bẹ́ẹ̀ ni àwọn fake people gbogbo bẹ́ẹ̀ ni nínú ṣọ́ọ̀ṣì ṣe kárí mi bá tiẹ̀ jẹ́ hmm. ṣe kárí mi bá tiwọn jẹ́ ẹ jẹ́ múra èèyàn lọ́rùn ǹjọ́ wo ló tó fẹ́ gba ẹ̀kọ́ ká lánàá ṣe àtà olúwa ní ń bá wa sọ̀rọ̀ pé ǹjọ́ wo ló tó fẹ́ gba ẹ̀kọ́ ọjọ́ wo ló tó fẹ́ ẹ̀gbọ́n ni ó ní àwọn èèyàn mi ń ṣègbé nítorí pé wọ́n ní ìmọ̀ ẹ̀kọ́ ni wọ́n ní ṣèbẹ́ni tó lẹ́kọ̀ọ́ ní ní ìmọ̀ òye sí i nípa ti akọ ṣèbẹ́ni tó gba ìbáwí ni ó tó ayé rẹ̀ á tó tuntun sí ni a kàn ń béèrè ìdáríjì ni ìdáríjì tá ń béèrè lónìí a tó ń padà pa ọlọ́run lẹ́kún ni ẹ̀yẹ èèyàn ọlọ́run ní ìdáríjì tá ń béèrè lónìí bíbélì ṣe sọ pé ẹni tó jẹ́wọ́ tó kọ̀ ọ́ lẹ̀ ní ọ̀rá àánú gbà nínú ìwé ìwé ló ti wí ó dẹ̀ tó jẹ́wọ́ tó kọ̀ ọ́ lẹ̀ ní ọ̀rá àánú gbà bẹ́ẹ̀ ni ó ní nítorí tí wọ́n kórìíra ìmọ̀ wọn kò sì yan ìbẹ̀rù olúwa wọn kò fẹ́ ìgbìmọ̀ mi wọ́n gan gbogbo ìbáwí mi ó náà ni wọn ó ṣe máa jẹ nínú èrè ìwà ara wọn ẹ bá gbọ́ o proverbs chapter eh, chapter one ni mò ń kà yẹn o bẹ́ẹ̀ ni verses twenty nine thirty two eh, thirty one wípé nítorí náà ni wọn ó ṣe máa jẹ nínú èrè ìwà ara wọn wọn ó sì kún fún ìmọ̀kímọ̀ wọn <laughs> ẹ gbọ́ ọ̀rọ̀ ó ní nítorí pé ìrora àti aláìmọ̀kan ni yóò pa wọ́n ẹ gbọ́ báyìí àti àlàáfíà àwọn aṣiwèrè ni yóò pa wọ́n run ṣe gbọ́ báyìí ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá fetí sí mi yóò máa gbé láìléwu yóò sì farabalẹ̀ kúrò nínú ìbẹ̀rù ibi ṣe gbọ́ báyìí ẹ̀yìn èèyàn lọ́rùn sọ ọgbẹ́kọ̀ọ́ sọ ọlẹ́kọ̀ọ́ wọn a máa kọ́ ẹ bíbélì sọ pé bá ẹni tó ṣẹ̀wí lójú gbogbo ènìyàn káwọn tó kù bá a lè para mọ́ ni ẹlòmíì a máa sọ pé a ní kí ló dé tí ò fi pè ṣe bí ẹ̀mí mímọ́ bá ṣe darí èèyàn ẹ̀mí mọ́ ní ìtara ju gbogbo ilé ìta ń sọ yìí lọ ìtara ẹ̀mí mọ́ ìtara abiyamọ ńlá ni ẹ̀yin èèyàn ọlọ́run ó lè gbẹnu anybody bá ẹ wí gbà bẹ́ẹ̀ gbígbà tó gba ìbáwí yẹn gbígbà tó gba ẹ̀kọ́ yẹn ní ògo rẹ ayé wa fi ìbà fún ọlọ́run nínú rẹ pé ah no lágbájá mo rántí ọjọ́ tí wọ́n bá lágbájá sọ̀rọ̀ ń bì tẹ bá rí bó ṣe kúnlẹ̀ tó sì gbà ah, ah nípa bẹ́ẹ̀ ohun tó jèrè ọ̀kọ̀ọ̀kan ọ̀pọ̀lọpọ̀ bó ló ti fẹ́ kí ìgbéraga bá tiẹ̀ jẹ́ dé báyìí ìránṣẹ́ ọlọ́run ọwọ́ aṣọra rẹ̀ dòòṣà àbá ọ̀mọ̀ pé olórí ẹrú ni a nì sọ ọ̀mọ̀ pé olórí olórí ọmọ ọ̀dọ̀ gidi ni alọ́dọ̀ olódùmarè a kàn fi ikọ̀ yẹn pọ́n wa lé ní ìránṣẹ́ la jẹ́ ẹ̀ bẹ́ẹ̀ ni ó lè pè wá lọ́ba ibi tó bá ṣẹ́ nínú ayé wa ni ibi táwa náà ṣiṣẹ́ dé nínú ẹ̀ nìyí lọ́lọ́run fi máa ń chẹ́ǹkì ráǹkì ènìyàn ṣèbí lára ẹrú náà lásọdọ lórí ẹrú òun ò ní ṣiṣẹ́ má kàn máa káwọn ẹrú tó kù ṣiṣẹ́ nì bẹ́ẹ̀ ni òun á máa gba iyì rẹ̀ á máa gba ẹ̀yẹ rẹ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ wá ṣe rí nínú nínú nínú nínú nínú ìgbàgbọ́ yìí jésù olúwa ní ẹ tó bẹ̀rẹ̀ iṣẹ́ láago méjìlá àti ẹ tó bẹ̀rẹ̀ iṣẹ́ láago mẹ́fà rọ̀lẹ́ kò sọ ganu wọn ìyẹn lè ṣáájú ẹ̀bẹ̀rẹ̀ iṣẹ́ iṣẹ́ wọn ni ó fi ọ̀gá hàn iṣẹ́ wo ló ṣe nínú kristi báyìí so mọ iye èèyàn tó ti lékò nínú ìmọ́lẹ̀ <laughs> ọmọ àdí ara rẹ ọmọ iye gbogbo èèyàn tó ti lékò lára Kristi bí Jésù dẹ̀ sọnù òwe má tí o ní ẹ tó já ọgbà títù lejò yóò bù sọ ṣẹ́jú ò ti bù ọ sẹ́ báyìí sáyé rẹ nísìnyí báyìí sóò nísìnyí ẹ̀yin èèyàn Ọlọ́run ebi tó yẹ kó máa pa wá ní ebi ìbáwí ebi ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni ebi ìtọ́ni Olódùmarè pé Olúwa jẹ́ kí àá ìwé orin wa kan sọ ó ní èyí ṣálẹ́ bẹ́ mi. Κυμφέ όσοι Χριστοί, κυμφέ όσοι, On όσοι. Orin kan tó sọ ọdún ìwé ìròyìn ìyá apọ́sọ́lẹ̀ ti Kristi I so much love that song. Oníbọ̀ lọ́rùn àbá ọ̀run tí máa ń ṣòro nígbà nìyí ó tún bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ lónìí arákùnrin ọ̀tọ̀ ni ohun tó bá wí fún ọ ohun kan láì gbọ́dọ̀ má ṣe gbọ́ràn ṣàgbọ́ràn ó oh, ṣàgbọ́ràn. ṣe sí ọ ohun kan ni kí o ṣe ṣàgbọ́rọ̀ ṣàgbọ́rọ̀ ẹsẹ̀ kan sọ nínú orin yẹn ó ní bí o bá jẹ́ tó lùwà ó ní láti gbọ́ tirẹ̀ kò sọ̀nà ìrere mi ràn mọ́ má ṣe ṣàṣẹ rẹ tí má ṣiṣẹ́ lọ́rọ̀ rẹ gbà tó lùgbàlà bá sọ̀rọ̀ ṣàgbọ́ ṣàgbọ́rọ̀ ah, ṣàgbọ́rọ̀ èyí ni fẹ́ rẹ̀ gbà tó bá ránṣẹ́ sí ọ òun kan ni kí o ṣe ṣàgbọ́ràn ṣàgbọ́ràn ẹ̀tún gbọ́ bí ó bá fẹ́ ní ìpín nílùú dáradára ni lẹ́yìn ayé wa búburú yìí ó bí o kò tilẹ̀ mọ̀nà kristi ó wí pé tẹ̀lé mi ìgbàgbọ́ yóò sì wí pé ṣàgbọ́ràn ara ṣàgbọ̀rọ̀ oh ṣàgbọ̀rọ̀ oh èyí ni fẹ́ rẹ̀ gbà tó bá ránṣẹ́ sí ọ ohun kan ni kí o ṣe ṣàgbọ̀rọ̀ ṣàgbọ́rọ̀ ẹ̀yin èèyàn ọlọ́run <laughs> àkókò dẹ̀ ní o láti padà <laughs> ó ń pè ọ́ nísìyìí gbọ́ bolùgbàlà tí ń pè ó ń pè ọ́ nísìyìí gbọ́ bolù. àkókò ti tó ẹ̀yin èèyàn ọlọ́run ẹja dípò nínú oorun ẹ̀ṣẹ̀ ìgbésí ayé ẹranko tá à ń lò ti tó ó ti tó <laughs> bó o bá ń gbàdúrà ẹ̀mí gígùn bá a bá kọ ẹ̀mí gígùn mọ́ ń kọ́ dáàdì mi máa ń pèdè kan ó ní ká kú lọ́mọdé ó yẹ ni ó sàn ju ká dàgbà ká dàgbà láì ládìyẹ ìrànlọ́wọ́ bọ́ọ̀ bá lọ gbàdúrà pé kọ́lọ́run mú kẹ́mi rẹ̀ gùn tí ọba kọ́ ń kọ́ tí ọba kọ ẹ̀mí gígùn kọ́ ń wò ró ibi wá èyí èèyàn ọlọ́run reality ni mò ń bá wa sọ yìí ṣé ẹ mọ iye àwọn tó ti kú kó ní kílẹ̀ òní tó mọ́ ṣé ẹ mọ àwọn tó ń kú lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé ẹ mọ àwọn tó tó máa kú kílẹ̀ òní tó ṣú ẹ̀yìn èèyàn ọlọ́run olùgbàlà ìkẹyìn lọ́wọ́ tá a wà ní ikú jésù ò lè tí dé báyìí torí kò sẹ́rẹ̀ ńlẹ̀ mi ní tàn yẹ èèyàn ọlọ́run tó bá mi sọ ni mò ń sọ fún yín pé èrè wo ló wà ńlẹ̀ báyìí ọba tó ṣà ó sọ fún mi ní odidi Argentina ní odidi Argentina a, a whole country sixteen people ló máa ló máa wà wọ́ọ̀dì tó ń bá dé kátẹ̀ ló ń dé báyìí tó ń dé báyìí báyìí báyìí sixteen people out of millions of people tó wà ní Argentina èrè dà ọba tó ṣà ó ní wo South Africa wo South Africa kò yàtọ̀ sí Sódómù ń Gòmórà èèyàn márùn péré ló wà ní South Africa tó jẹ́ ẹni tèmi tí wọ́n ń sìn mí tínú mi dẹ̀ dùn sí wọn tí mò ń bẹ̀ wọ́n wò lóòrèkóòrè and come to Nigeria ó sọ ti Nigeria rúbà mẹ́sà mo wá ń wò pé àwọn GOs ń kọ́ gbogbo ìpàgọ́ wọ̀nyí kọ́ ẹ̀yẹ ìyá ọlọ́run ó pa mí lẹ́kún ó ń pa mí lẹ́kún ìhó Nigeria tí gbogbo àgbáyé mọ̀ pé no is a nation of God bẹ́ẹ̀ ni ẹ wá wò wá ẹ bóyá àwọn tí yóò dẹni ìkàyé <laughs> lódìdí nàìjíríà mo wá wẹ̀ ń bó làwọn goc wà àwọn goc wọn wọ̀nyí nígbà tó ń sọ iye nọ́mbà yìí ní nàìjíríà olódùmarè bó ṣe máa ń sọ fún mi lọ́dọọdún nìyẹn mo rántí nineteen ó sọ fún mi pé èlé nàìjíríà ó ninety thousand plus ló sì lè dẹni ìkàyé kò rí bẹ́ẹ̀ ṣe ló ń decrease sí ẹ̀yìn èèyàn ọlọ́run kí ló ń máyàn fẹ́ ṣubú kí ló ń gbé àwọn àyànfẹ́ ṣubú ǹjẹ́ mọ̀ pé àwọn tí a pè ní role model yìí ni orí àga tí wọ́n jókòó sí gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ní abẹ́ rẹ̀ kún fún ẹ̀yin èèyàn ọlọ́run ń wò ṣe dájọ́ n tá a fi hàn mí ni mò ń sọ fún yín èèyàn ọlọ́run já yí padà ẹjá padà sọ́dọ̀ olódùmarè ẹ béèrè fún ebi ebi ebi ìbáwí tí ọlọ́run ò bá ti bá wí mọ́ tó ń fi gbogbo ògbà sọ̀rọ̀ dódò sí ọ you don go you've gone mi ní tọ̀rín you are a goner ó ti lọ bẹ́ẹ̀ ni ẹ bá ọlọ́run sọ̀rọ̀ olúwa nínú ebi má jẹ́ kí ebi ògo nìkan máa pa mi fún mi ní ebi fún mi ní ebi ìbáwí fún mi ní ebi fún mi ní ebi ìbáwí ebi ẹ̀kọ́ jẹ́ ó máa pa mí bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn ọlọ́run bógun bá dé ẹ̀kọ́ lèèyàn fi lò ó àwọn èèyàn ní à ah, mo láìkì dádì yẹn mo láìkì sísà yẹn mo láìkì mọ́mọ́ yẹn ó ní discipline bàjẹ́ bẹ́ẹ̀ ni ó mú èèyàn bá sọ̀rọ̀ ẹ mọ̀ pé kíní yẹn dáàtà nínú ìrìnàjò ìrere kéèyàn mú ọ̀rọ̀ gbé kalẹ̀ àgbé kalẹ̀ ọ̀rọ̀ nínú ọgbọ́n olódùmarè sí pípẹ̀tù sí àwọn èèyàn lọ́kàn bẹ́ẹ̀ ni mímú àwọn èèyàn ọkàn àwọn èèyàn padà wá sọ́dọ̀ olódùmarè nígbà tá a bá fẹ́ go astray ẹ mọ̀ pé tó dáa ni ẹlòmíà kan ṣàṣọ ṣàkálá nínú mọ́tò ayé etí tó wọlé sí lára ayé wọn àdẹ̀bàjẹ́ òdẹ̀ ló ń ṣe lọ́wọ́ adé ṣọ́ọ̀ṣì àkọwọ́ sókè àwa yín ọ́ ìyìn tí ò ṣe ìtẹ́wọ́gbà bọ́lọ́run bá máa ń ṣí wa lójú ni tí a bá mọ bí ìyìn bí ọlọ́run ti àwọn ìyìn tó ń dìlítì lójú ẹsẹ̀ tó yẹ pé deletion ni ó bá yé ohun èlò ọlọ́run jẹ́ ó bá yé ọ̀kan lára àwọn àgọ́tàn olódùmarè jẹ́ tó yẹ kínú àwọn ọ̀run máa dùn lórí wọn pé wọ́n wà nínú ìgbàgbọ́ wọ́n ti padà wálé aṣáko wọ́n padà wálé ìwọ ló lé hàn dànù ó wá nínú ọlọ́run á dùn sí ẹ ìwọ ló bà tiwọn jẹ́ onínú ọlọ́run á dùn sí ẹ kò possible kò possible àwọn wo mélòó ni òmùnú wọn dùn lójúmọ́ àwọn mélòó ló ti paṣẹ rẹ rẹ́rìn àwọn mélòó ló ń wò ó tínú wọn dẹ̀ ń dùn tí wọ́n tẹ̀ ń dùn tí wọ́n dúró nínú ìgbàgbọ́ tí wọ́n tẹ̀síwájú nínú ìgbàgbọ́ àwọn mélòó ló dúró nípa rẹ àwọn mélòó ló dúró láti paṣẹ rẹ sọ fún mi pé a ah, tó bá ṣe ti lágbájá ni ah no no mo mọ̀ pé no tí lágbájá fi lè dúró nínú Kristi tó ń hùwà bí eléyìí tó ń tẹ̀síwájú bí eléyìí mi náà tẹ̀síwájú Yorùbá bọ̀ dáàdì mi ló máa ń sọ ó ní ẹsẹ̀ iwájú ni tẹ̀yìn ń wò ó sáré sẹ́ni iwájú rẹ̀ ò ti dẹni ẹ̀yìn báyìí ọwọ́ àti di ẹni ìgbé ẹni tí ń gbé wọn ṣubú hmm, ẹni ìkọsẹ̀ àyànfẹ́ ìkọsẹ̀ àyànfẹ́ ìgbé àyànfẹ́ ìṣubú àyànfẹ́ ẹ̀yà hmm, àyànfẹ́ ẹ̀yà bí àwọn ọmọ Ísírẹ́lì Hmm. padà sọ́dọ̀ olódùmarè mo gbàdúrà fún wa láàárọ̀ yìí lórúkọ bàbá ọmọ àti ẹ̀mẹ́ mẹ́mọ́ ẹni tó ní mi tó pè mí ẹni tó fi òróró rẹ̀ yàn mí láti ọ̀dọ̀ rẹ̀ lọ́rùn wá kó tó fi mí sínú ìyá mi láti òní lọ ní ìṣẹ́jú yìí ebi ìbáwí kó bẹ̀rẹ̀ sí pa wá lọ́tún lọ́sì ká máa gba ìbáwí olódùmarè ẹgbẹ́ àbáwí wa tí ọlọ́run olódùmarè ti fi pamọ́ yá gun jáde báyìí láàárọ̀ ìbẹ̀rẹ̀ sí bá wa wí bẹ̀rẹ̀ sí bá wa wí oko bẹ̀rẹ̀ sí tọ́ wa sọ́nà jẹ́ kí ebi ìbáwí ó bẹ̀rẹ̀ sí pa wá jẹ́ kí ebi ẹ̀kọ́ kó bẹ̀rẹ̀ sí pa wá ẹ ò jẹ́ kí ebi ìtọ́ni látọ̀dọ̀ rẹ wá kó bẹ̀rẹ̀ sí pa wá láti òní lọ kí ayé wa bẹ̀rẹ̀ sí ní ìtumọ̀ ká bẹ̀rẹ̀ sí tinú ògo dénú ògo kó o bẹ̀rẹ̀ sí fi wá yangàn níbi gbogbo kó o bẹ̀rẹ̀ sí fi wá jowú sí rere kó o bẹ̀rẹ̀ sí fi wá kó o bẹ̀rẹ̀ sí fi wá fẹlá pé èyí yìí ni òòrọ̀ mọ̀ mi kọjá àti jóòbù bẹ́ẹ̀ ni yóò sì rí ògo ní forúkọ olúwa kọ jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù àlàáfíà but ẹ̀yin èèyàn ọlọ́run kó tó di pé a máa lọ olúwa ní kí n sọ fún wa fún gbogbo ọ̀sẹ̀ yìí tí kí n fi kéde sí wa létí ní ọ̀sẹ̀ yìí ẹ máa múra lẹ̀ mo dẹ̀ fẹ́ kí gbogbo wa máa wà ní online níbi gbogbo tá a bá wà lórí mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé tá a ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ẹ jọ̀ọ́ àwa tó jẹ́ pé wọ́n kàn sẹ́ndì sí ni a lórí ọ̀fẹ́ láti connect mọ́ wa ẹ lè sẹ́ndì nọ́mbà yín tàbí nọ́mbà àwọn ènìyàn ọlọ́run tẹ́ fẹ́ kí wọ́n wà pẹ̀lú wa ẹ sẹ́ndì ẹ̀ ẹ mo ti rí pé àwọn kan ti ń wọlé báyìí mo ń gbọ́ adẹ́ẹ̀dì mo ń rí adẹ́ẹ̀dì báyẹn mo ń rí adẹ́ẹ̀dì tó wọlé báyìí á dáa fún wa lórúkọ jésù ẹ káàbọ̀ sínú àgbàlá ìmọ́lẹ̀ yìí lórúkọ jésù ẹ ò ní rìgírẹ́ẹ̀tì pé ẹ wọnú yàrá ìmọ́lẹ̀ olódùmarè yìí a ò ní rìgírẹ́ẹ̀tì gbogbo wa pátápátá ní orúkọ jésù a ó rí ògo lò láyé bẹ́ẹ̀ ni a ó rí ògo lò láyé lórúkọ jésù olùgbàlà Mm. so ẹ máa múra lẹ̀ olúwa sọ fún mi pé tó bá ti di next week tuesday ká máa múra lẹ̀ a ní ìṣòro next week tuesday mm, next week tuesday olúwa ní kí n sọ fún wa ká múra lẹ̀ a ní ìṣòro láti ṣe a dẹ̀ bẹ̀rẹ̀ láti ten to twelve a fẹ́ gbàdúrà ìṣòro àkọ́kọ́ nìyí níṣẹ́ tí ọlọ́run ti gbé platform kalẹ̀ so mo fẹ́ kí gbogbo wa ká sọ fáwọn tó kù then àwọn tó bá fẹ́ darapọ̀ mọ́ wa àyè wà ayé sì ń bẹ ní ilẹ̀ ọ̀dọ́ àgùntàn yóò dáa fún wa lórúkọ Jésù àlàáfíà.